الحمد لله رب العالمين والصلاة والسلام على في الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين نيتس واجل لوري كي كاتيرا إقبتيا نبي عيسى عليه السلام تواني نويس السلام والشاهد من هذه النصوص أنها تضمنت أن لعيسى عليه السلام وغيره من الأنبياء منزلة عظيمة في الإسلام wọ́n ni tafẹ́lò tó jẹ́ kókó dìbí àwọn ayata ti kọ́kọ́ kà síwájú wọn ni wípé ó kó sínú pé ànẹ́bì Ìsá ta ń wòye aleyhisselam ta ń pè ní Jésù àti àwọn ànẹ́bì ọlọ́wọ̀n ọba yòókù wọ́n ni ipò tó gagan nínú ẹ̀sìn Islam وتضمنت خلقه وخلق أمه على غاية من الطهر ومن أرسخ الأسر في الإسلام والطهر ó tún ń tọ́ka lórí wípé àti ànábì Isa alaihissalam àti ìyá wọn Ọlọ́run bá dá wọn ní ìdá tó mọ́ àti ilé tẹ́dẹ̀ ti wá

ودعوته إلى الإيمان بربوبية الله وعبادته وخشيته واتقائه ó tún wá kó sínú ìdákọ̀ wípé wọ́n mú tírà kan wá fún ìyá ànábì Isa alayhi salam wọ́n mú iṣẹ́ wá fún àwọn èèyàn Ọlọ́run dẹ̀ fi àwọn àmì oríṣiríṣi léyìí tí ó ń jẹ́ àwọn iṣẹ́ ìyanu fi kún fún wọn wọ́n tún wá ń pe àwọn èèyàn lọ síbi nígbàgbọ́ nínú Ọlọ́run ọba nìkan láì ní jọ́sìn fún ẹlòmín dẹ́yìn ọlọ́run ọba wọ́n tún pè àwọn èèyàn lọ síbi kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba mislu hadithi an adam wa an sa'iri rusuli wa siyarihim wa akhlaqihim wa da'awatihim alayhim assalam ahadithu sidkin laysa fiha khurafat wala ghulub gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run fún wa ní ìrò nípa adam alayhi assalam

wọ́n wá ní ìgbàgbọ́ nípa rẹ̀ àwọn tán jẹ́ olùtẹ̀lé Ànábì wa Muhammad àwa tá jẹ́ mùsùlùmí tá jẹ́ olùtẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà nígbàgbọ́ ń bẹ wa ahabbul anbiya min a'maqi qulubihim àwọn olùtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ní sàlẹ̀ ikùn wọn kì í ṣe pé níta kan ń sọ láti fi dùn àwọn kírísítẹ́nì nínú ara o àní nínú gbàgbọ́ tiwa nínú ìpìlẹ̀ gbàgbọ́ tiwa ló wà ipa agbúdọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹni tàti dákọ̀ síwájú yìí agbúdọ̀ gbà wọ́n gbọ́ agbúdọ̀ nífẹ̀ẹ́ wọn wa ajaluhum wọ́n wá bàbàrá wọn wa akramuhum wọ́n pọ́n wọn lé wọn lọ gẹ́gẹ́ bí ẹni yìí wa minhum isa aleyhisalam ìpìlẹ̀ ẹ̀sìn wa ní kìí ṣe pé ìtàkàn hìmì kan rárá ìpìlẹ̀ ní ọlọ́nsọ́nù Qur'an amana wa rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam ó ní ìgbàgbọ́ wa kutubihi àwọn tírà tí ọlọ́run sọ kalẹ̀ wa rusulihi àtàwọn òjíṣẹ́ ọlọ́run la nufarriqu bayna ahadin min rusuli àwọn yìí kí ń ṣe òpínyà láàrin àwọn ànábì ọlọ́run kẹ ànábì ilé àgbàtí ẹ̀ ilé àgbàtí ẹ̀ sórí mi gbogbo ànábì ọlọ́run mo gbà àfẹ́yọ̀kan yìí ara o la nufarriqu bayna ahadin min rusuli a ní sí òpínyà wa qalu sami'na ìntàwà mùmìnì ń sọ ní pé agbọ́ntọ́lọ́wọ́ bá sọ adẹ̀gbábẹ̀ ọlọ́ọ̀bá ní jésù kristi báyìí ni wọ́n ṣe rí agbábẹ̀ wọ́n ní ìyá wọn mary ni wọ́n ìkí ń ṣe oúnzìná oyún tí wọ́n ní oyún pé a ọlọ́ọ̀bá ní kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí ń ṣe tuntun ànábì àwa nígbàgbọ́ ń bẹ́ àwa ní tọ́lọ̀ bá sọ bá ṣe sọ́hun náà láṣe gbọ́ bẹ́ẹ̀ ládẹ̀ ṣe gbàgbọ́ gùfòrọ́nà ọlọ́n foríjì wá wù rabbana wa ilaykal masir ọ̀dọ̀ rẹ̀ sí padà bọ̀ wá sí ẹlẹ́ẹ̀kẹrin ẹjíká tún wáyà Qur'an nínú suratu Maryam ọlọ́n wá sọ ọlọ́ni jẹ́ kí ẹran olétí nínú tíra nípa maryam idhin tabadat min ahliha makanan sharqiyya nígbàtí wọ́n lọ tí wọ́n kò lọ́dọ̀ àwọn èèyàn wọn makanan sharqiyya wọ́n lọ sí eastward àfábi mẹ́ṣà pé eastern jerusalem fatakhadat min dunihim hijaba wọ́n wá mú ìgàgá láàrin àwọn àtàwọn èèyàn wọn wọ́n sẹ̀kìlú dára wọn fún ìjọsìn náà ni o فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا àwọn màláíkà sí wọn wọ́n wá wá lọ́sọ́dọ̀ wọn níwà èèyàn tàmẹ́sàlá láha basharan sawiyya màláíkà yí wá sọ́dọ̀ wọn ní ìwà èèyàn qalat ìgbà tí Maryam rí yí wọ́n rí níwà èèyàn inni a'udhu bi rahmani minka in kunta taqiya gbà tó ń súnmọ́ bí táwà mú ń wà ìsọ́ ọlọ́ọ̀bá kó lọ́dọ̀ ìwọ ẹni yìí tó bá ikú bí ọjẹ́ tó bẹ̀rù ọlọ́ọ̀bá lẹ́kí mọ́ súnmọ́ bí tí ẹmọ̀nà obìnrin ni ẹni wọn kan bọ̀ wá sí direction wọn ọkẹ́nẹ́ ti náwọ́ sí pé mọ́ súnmọ́ bí yóò tó bá jẹ́ tó bẹ̀rù ọlọ́ọ̀bá ibi táwà ni tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ àtológún pípéré kì í ṣe irú àwọn obìnrin ní ìsìn àwọn náà tún mọ́ mọ́ mọ́ rìn káàkiri ibi táwọn ọkùnrin bá wà láti fi fìtínà àwọn ọkùnrin yẹn láti fi sọ wọ́n dìdàkúdà láti jẹ́ káwọn ọkùnrin kan sáàrá wọn kan pè wọn kan súnmọ́ wọn láti sọ́ra wọn dájá àbẹ́lẹ́dẹ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àwọn kan ni Maryam ti náwọ́ sí pé nǹkan tàtàkìyà tó bá jẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́mọ́sùn ana rasulu rabbik ah èmi ẹ̀yìn sí èyàn òjíṣẹ́ ọlọ́run ọba lèmi li ahaba laki gulaman zakiya ọlọ́run sì fi ẹ̀bùn kan rẹ́mi fún ọni wọn ni ọmọ tó mọ́ tó bẹ̀rù ọlọ́run ẹwà wù tí Maryam sọ qalat wọ́n wá ní anna yakunu li gulamun bó ma sí bí mẹ́ walam yamsasni basharun ọkùnrin kan bá yóò fọwọ́ kàmírí ọkùnrin kan bá yóò ni Allahu akbar Allahu akbar a ní bá sọ fún obìnrin mílé ni pé ó bá kàn lálàpọ̀ òun lóyún bá yóò fòdé ni yóò máa wọ́n pé ọkùnrin èwo ni ó lóyún yẹn ní gbogbo ọkùnrin tẹ́tí fọ́kàn ọmọ 16 17 18 years wọ́n lè ká ọkùnrin tó ti súnmọ́ rí wọ́n rántí gan mọ́píà ah, ok gáyí ni ah ok a ti fẹ́ ra wa rí ọmọdé ọmọdé ọmọdé láti dìdàkúdà sínú gbọ́n àwọn bàbá àgbàlagbà bàbá mi wọ́n lọ sí secondary school ni àwọn ọmọ àwọn ọ̀gámì náà ní skù náà yẹn ju gbọ́ ọmọ lọ́mọ lọ àwọn kọ́pà jí ó ní lọ́rọ̀ kọ́pà jáde tó di pé wọ́n ẹnìkankan wọ́n post nǹkan tí gọ́ọ̀mẹ́ntì sọ nípa àwọn kọ́pà ìpítọ́ máa ti lè ka ọtọ́ ń bọ́ ma kìíní sèsekúse ẹwà wọ àwọn kọ́mẹ́ntì àmì ni ẹ̀ tètè sọ èmi ti pa méjì jẹ́nu wọn ẹ̀ tètè gbogbo wọn kọ́mẹ́ntì bẹ́ à kí ni a ti yanjú ogun wọn dànù kílótà ọmọ ẹ̀ náà kílótà rí báyẹ kílótà náà ní Allahu Akbar mo á wò pé òbí mi ti fọmọ sí skúl báńkì ah ọmọ mi ń sóríire lọ́wọ́ àwọn kan ń sóríire lára rẹ̀ lọ́wọ́ wọ́n ti bá ti láti secondary school gbogbo àwọn ọmọ mi wá láti secondary school báyìí wọ́n ti condemn wọ́n ṣe pè lóbìnrin mọ́ wọ́n ṣe interfin tóbìnrin fi ń jóbìnrin ti tán lára wọn ìyáàdàn bí lọ́ọ̀ àwọn ìsọ̀rọ̀ wọn ọba kò níbi agbúrú àtòfò tó ti dé bá aláwùjọ wáyé ẹwà wo ẹ̀kọ́ tán ti fi ń kọ́ àwọn èèyàn láti gbà yẹn ẹ̀kọ́ yẹn padà já náà ni normally obìnrin ló ẹkọ́ máa kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ́ nulé ọkùnrin ẹ̀yìn sẹ́ntẹ́yà ń súnmọ́ ẹni tó bá fi ọyọ́wà bá bàbá rẹ̀ ni kìí ṣe pé yíwa pẹ̀ lórí títì tán bá lè pẹ̀ lórí títì tí ẹ ti bàjẹ́ nìyẹn ọ̀sì tí ń tọ́ka lórí pé ẹni ilẹ̀ ẹni yẹpẹrẹ ni wọ́n òbí ẹjá bẹ̀rù Ọlọ́run ọba ọmọ tó bá ti nílé tọ́jú ọmọ tó bá déwájú Ọlọ́run tó lọ wọná látara bẹ́ẹ̀ mọ́wùlẹ̀ bí tó bá ti mọ̀ pọ́ fẹ́ bímọ mo ti bímọ báyà bí ẹ̀hẹ́ mo ti bẹ̀rẹ̀ sẹ́nu ọwà bọ́ ṣe sọ ọmọ yẹn pàápàá jùlọ ọmọbìn ọmọ yìí tájẹ̀tì ní mi tí ó fi bọ́ sọ́dọ̀ ọkùnrin gidi tí ó fẹ́ ọkùnrin kan báyìí ní fọ́ọkọ̀ mọ̀ iṣẹ́ láyé nígbà yóò dúó ti bẹ́ẹ̀ àbí so màláíkà wọ́n sọ wọ́n wá ní pé hanna yakunu li gulam mo mo ṣe fẹ́ bímọ ọkùnrin kan fọwọ́kàn mẹ́rin walam aku bagiyya mẹ́ sọ ń sì náà walam aku bagiyya ní èkí ń ṣe bagiyun bagiyun ló ń sì náà alágbèrè onnabi qala kadhalika qala rabbuka huwa alayya hayyin wọ́n ni à tọ́ ìntọ́lọ̀ ní kẹ́ mi sọ fún ọ ó rọrùn fún Ọlọ́run bá kìí ṣe tó lè fọ́lọ̀bá láti sọ pé ya bímọ láìsí kí bí ọkùnrin fọwọ́kọ́ walinaj'alahu ayatan linnasi wa rahmatan minna Ìsá yìí tàbí sí ọlára yìí kọ́ a fẹ́ jẹ́ kó jẹ́ àmì fáwọn èèyàn kó dẹ̀ jẹ́ àánú látọ̀dọ̀ Ọlọ́run bá ni wa kana amran maqdiyan intasi sọ yíò intọ́lọ̀ bá wọ́n ni fahamalatuhu fantabatat bihi makanan qasiyya bá ṣe lóyún jésù nìyẹn wọ́n bá wá lọ sí ààyè tó jìn wọ́n gbé oyún yẹn lọ sáyè tó jìn fa ajaaha al-makhadu ila jid'in nakhla gbà tí wọ́n bí ọmọ pẹ́ni ìbímọ ó gbé kọ́kọ́dà gbé wọn lọ sábẹ́ igi abẹ́ igi làbídùn qalat ya laytani mitu qabla hadha nígbàtí ìnira oyún ìdé wọ́n ni ahoma sí èmì kí sì ti kú bí fọ́ọ̀sí ìnira ni wa kuntu nasiyan mansiyan kí ti dín táwọn èèyàn ti gbàgbé kí mẹ́gẹ́ ti gbàgbé ara rẹ̀ fanadaha min tahtiha wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti mọ́wọ̀rì mẹ́bànú jẹ́ kọ̀dìjáàlà rọ́bì kí tàhtàkì sẹ̀ríyà ọlọ́run ti jẹ́ kí omi máa wà ní abẹ́rẹ̀ tó mọ̀ rí mu wà hú sí ilé ìkìbì jíde ìnáhàlá igi làbínú tọ́wà lábẹ́rẹ̀ yíkọ́ wá mí tó sáàkì tó alé ìkì rọ́tọ̀ banjaniya àwọn èso tútù sì máa jáde fún ọmọ jẹ mọ́rì fọkúlì wà máa jẹ níbi èso tẹ́lẹ̀ náà Maryam náà gbàtán nínú ìgbà tí Zakariya fi ń tọ́jú wọn tánjọ ọmọ kékeré ẹn pé yàwọn ti sọ pé a ti kàṣíwájú yàwọn láwọn fún wọn kún Ọlọ́run ọba ní pé kí wọ́n mọ́ sí kíni kán mọ̀ wà ní Ọlọ́run ọba kán mọ̀ sí Ọlọ́run ọba wọ́n kọ́kọ́ wò bí ọkùnrin làwọn òbí wọ́n á bí obìnrin ah, wọ́n ní kò sí wàhálà kò sí ètò òdìbì sí lọ́nbẹ̀ náà bá ṣe kíni tó bá oúnjẹ yìí wọ́n lọ́tọ̀dọ̀ ọlọ́ọ̀bá náà ni so yíhun ó kọ́kọ́ mọ́ ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ náà wọ́n migi làbídù yẹ báyìí kọ́ èso bẹ̀rẹ̀ sí ní ma jáde fàkúlì wáṣọ́rọ̀bì wà kọ́bùrì àyínà jẹ́ kó mú kọ jẹ́ kójú ẹ̀tùtù fa imma tàrọ yìí albashari ahadan fàkúlì tọba wárí ẹni bọ̀dínú àwọn èèyàn tó ráwọn yóò ní ìsinmi anọ́mlì gẹ́gẹ́ bá òjò náà sí rí wọ́n challenge pé bọ́lọ́ tọrọ ma wọ́n tọ́ka lórí pé àwùjọ yẹn kọ́ níbi àwọn irú nǹkan kan bèèpa ẹni yóò lo ibo ló ti ẹlọ́mọ̀ yìí lóyún bóò ló ṣe jẹ́ bó ní ti ń bọ̀ bóò ló ṣe jẹ́ kíákíá ó dẹni yẹpẹrẹ láwùjọ àti ìwọ nìkan kọ́ ìwọ àtàwọn bàbá bàbá bàbá rẹ ẹnu ọkà gbogbo wọn so tẹ́nibọ̀dì bá ti wá rí sọ fún ẹ pé inni nadhabtu lir rahmani sawma mo ti bọ́lọ̀ ọba jẹ́jẹ́ pé màá gbàwẹ̀ àwẹ̀ àìní sọ̀rọ̀ ni falan ukallima al-yawma insiyya in ní bẹ́ni bọ́dì sọ̀rọ̀ lé ní ìṣàrọ̀ náà ni ó fi sí tẹ́nìkan gbà mo lọ tọ́rọ wọ́n mọ́ sọ̀rọ̀ ọlọ́run ti wà bí ó ṣe fọ́ ọmọ mọ́ sọ̀rọ̀ tí ẹ ọlọ́run la fẹ́ mọ̀ mọ̀ jẹ́ kí isa kó jẹ́ àmì fáwọn èèyàn ni ọlọ́wà ni fa àtàtìbìhì kọ́ mọ̀ ha bàtán bí mọ́ náà tán a ma gbé wá wọ́n tán gbé lọ́wọ́ báyìí kọlu ya Maryam wọ́n ni wọ Maryam lakọ̀dì jí ti ṣe àǹfàríyà nǹkan burúkú lọ gbédé bí yíò wọ́n sáré kéma ya ukhta Harun ìwọ obìnrin ukhta Harun àbúrò obìnrin Harun anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ní ké bẹ́ẹ̀ ni wọ́n ma ń sọ àwọn anẹ́bí ọlọ́run wọ́n ma ń sọ àwọn ṣe Harun ti gba ayé Musa so yí báyìí ya ukhta Harun so yí báyìí àbí tó ti pé tó máa wo lineage Maryam náà yóò ma padà sọ́dọ̀ Musa látara bẹ́ẹ̀ náà yóò ma jẹ́ ukhtu Harun so yí báyìí ya ukhta Harun ẹ mọ̀ táwọn yẹn sọ ma kana ma kana abuki mur'a sawin gbàtọ́kọ́ rọmọ lọ́rẹ̀ gbúrò ti rọmọ ọkọ̀kọ́ wọn àti wa yìí wọ́n ní pé wọ́n rẹ̀ létí sọ́n kí bàbá rẹ̀ ń ṣe yàn burúkú ma kana abuki mura asawin bàbá rẹ̀ ń ṣe yàn burúkú wa ma kanat ummuki bagiya ìyá rẹ̀ ń ṣe ń zìnà tàbà níbẹ̀ lọ ti kọ́ bàbá rẹ̀ ń ṣe àmọ́ bàbá rẹ̀ àmọ́ yá rẹ̀ a méjèèjì ń ṣe wéyìn báyìí tàbà ní pé kí ni ìyàwó ìyá gbọ̀n ni mélòó mélòó owó ìyá tó ọmọ náà ti di rẹ̀ dẹ̀rẹ̀ sínú gbogbo ìmí kékeré báyìí ó ti di bọ́ọ̀lì ó ti fẹ́ bóra ó ti wá ní different colors nítorí kíni nítorí àwọn ọkùnrin òsì tí wọ́n ṣe ṣekúṣe pẹ̀lú wọn tí ó lè fún wọn ní 5,000 naira ah! àwọn òbí mídíẹ̀ sí ìlú fún àwọn ṣẹ́yìn so wọ́n ni wà máa kanat ummuki baghiya ìyá rẹ̀ kì í ṣe wéyìn báyìí bọ́ọ̀lù ṣe jẹ́ fa asharat ilayhi ẹ̀pọ̀lọ̀ sọ fún pé má sọ̀rọ̀ Uh, irú tó bá rojọ́ kò ẹ́ ọ̀rọ̀ lè tà lẹ́nu tí ẹ ìwọ́lọ́ ọmọ ní àà ah, in tó ṣẹlẹ̀ nípa ọkùnrin ká bá mi ọkùnrin náà ni ta ni ọmọ ilébó ní ẹbà mú lọ́bẹ̀ ẹni ò náà ni ó wà náwọ́ lẹ́nu ẹkẹ́ mọ̀láíkà ni ó náwọ́ sí ọmọ yẹn fa asharat ilayhi ọmọ ni qalu kayfa a níbọ̀lọ́ ti róyìn ọ̀nà wọ́n sọ́mọ́ a bá gbọ́ ohùn yí kọ́ọ̀lá ọmọ bá sọ́rọ̀ inni abdullah ẹwù ọlọ́wọ̀ bá ní mí à ta ní sọ́rọ̀ yìí wallahi ọmọ ní sọ́rọ̀ nù bítagbèsí ẹgbọ̀dù kọ́kọ́ súnmẹ́ wọ́n wò o ní inni abdullah gbogbo wọn gbọ́ èmi lẹ́gùn ọlọ́wọ̀ bá àtàníyàl kìtàbì ọlọ́wọ̀ bá fún mi ní wàjàálàní nàbíyàn ọlọ́run sì ṣe mí ní ànábì ilé tí kọ́kọ́ clarify pé kò possible ẹni ànábì ọlọ́run ọba ò ní jáde nínú ayé zina ṣe báyìí àbí aláyé ọlọ́run ni mú ànábì ọlọ́run àwọn Eh, ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n rán òjíṣẹ́ lọ sọ́dọ̀ Herakul tó ń jẹ́ emperor Rome nígbà yẹn gbà tí òjíṣẹ́ ìwà mú iṣẹ́ dọ́dọ̀ ẹni ìtàn ó wá bọ́ sí tàbí tí Abu Sufyan tí wọ́n wá sí Sham nígbà yẹn láti wá ṣe kátàkárà Herakul ló gbọ́ pé àwọn lágbáwá kan wà tán wà ń bí ẹbá pè wọ́n wá gbà tí wọ́n pè wọ́n dé wọ́n ní ṣé ẹ mọ̀ ẹni tó kọ lẹ́tà yìí wọ́n dà wọ́n ti ọmọ ìyá wa ni ṣe máa bí wọ́n ta ló súnmọ̀ jù nínú ẹbí Abu Sufyan bọ́ síwájú ó lè mi ní mo súnmọ̀ jù family ni wá bí ọun kò ní wọ́n jẹ́ sáà níbà Muhammad sallallahu alaihi wasallam gbà tí wọ́n ní pé wọ́n ní kọmọ bá wọn tú kẹ́ni máa ká kọmọ tú ìtumọ̀ rẹ̀ àwọn sọ fún tó bá ti parọ́ ẹ̀sọ fún mi o but mo fẹ́ kó jẹ́ pé àwọn family rẹ̀ gangan mo fẹ́ fi wọ́n jẹ́rìí àwọn tó gbọ́lágbọ́ náà bó ní kayfa nasabuhu fikum ọmọ ẹbí wo ni a Abu Sufyan ni àwọn wá wú ẹ̀yìn àwọn wá táwọn jọ wá àwọn wá wú wájú padà ojú wá ń ti àwọn àti parọ́ ojú ń ti àwọn àti parọ́ pé ah tí má parọ́ àwọn tàjọ wá yìí àwọn ó drop lójú wọn ọmọ ọkẹ́ eh bàbá ṣẹ̀yìn náà hun <laughs> ẹwà ń parọ́ má burú yín lọ́dọ̀ àwọn kèfèrí tẹ̀ẹ̀tì ẹjọ́ sí lórí ẹ̀sìn kankan lé ní ẹlòmí ẹn tó lè bí lọ́mọ ọ sì lọ́mọ parọ́ fún ọlọ́mọ parọ́ mọ́ lọ́dọ̀ àwọn kèfèrí kèfè ẹni yìí wọ́n ti di mùsùlùmí wọ́n kàdé di mùsùlùmí o bọ́ wọ́n ìdí mùsùlùmí bí ọkà ìṣẹ́ wa parọ́ ma ọmọ ìyá mi ṣe jú àwọn kèfèrí tí àjọ sí lórí ẹ̀sìn kankan wọ́n ń sòdodo kéfẹ́ náà sagbóhù fíkùn ọmọ fámílì bóòlù ṣe rí láàrin ìrìn rẹ̀ a ni a uwa indana dhunasabin ọmọ gidi family gidi ló ti wá lọ́dọ̀ wa ẹmọ tí arákìlì sọ ni christian ni o ó ní kadhalika al-anbiya yub'athuna fi nasabi qawmihim ó ní báyìí gangan àwọn ànábì ọlọ́run ṣe máa ń rí ọlọ́run máa ń gbọ́ family tó dájú wọ́n bèèrè bèèrè mí bàtán wọ́n bèèrè tán ó ti wá kílẹ̀ sí arákìlì pẹ̀lú tó ti kà nínú ìwé wọn ànábì ọlọ́run pọ́nbélé ànábí ọlọ́run gan ó wá fẹ́ gbàgbọ́ ó fẹ́ nígbàgbọ́ àmúwáwú àwọn èèyàn rẹ̀ ó wo agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àti ẹmẹ̀wà rẹ̀ torí nọ́mdì agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ẹmẹ̀wà náà lágbára tán bá yọ kó lábẹ́ ni àwọn pastors church fathers ó kó gbọ́n wọlé ó ní kábò tilẹ̀kùn lẹ́yìn ó ní kílẹ̀ rí sí di mùsùlùmí gbogbo wọn sá eré kò ní àfihàn wọ́n bá mórí lọ sí ibi ẹnu lẹ́kùn wọ́n àbà kan títí wọ́n mi lẹ́kùn yẹ báyìí wọ́n pé eh, eh, eh wà ló ṣẹlẹ̀ ó ní ẹ padà wá mò ń ṣàwàdà ni ó ní ẹ padà mọ́wọ̀ rẹ̀ padà wá wọ́n gọ́ọ̀sà padà wá gbogbo wá fún ìkànlẹ̀ fún mo fẹ́ tẹ́sì nígbàgbọ́ yíwò ni àfáà mi mọ́ sọ pé ó padà kú mùsùlùmí àmì tó wà zọ́hírí òní pé ó padà kú lórí ẹ̀sìn wọn náà ni tó rọ́ ń bẹ̀rù pé eh agbára yóò gbọ́ọ̀ èmi ni odidi èmi number one ní gbogbo empire tẹ́ bá pè nǹkan ní empire ń gbà kìí ṣe ìlú kìí ṣe country àwọn tẹ́ <clears throat> bá máa dúrú ilẹ̀ tí mọ́ ń bẹ empire kan ó jẹ́ pé gbogbo Africa yìí báyìí empire kan ni ó wà fún òun lólórí tí ń control gbogbo everywhere wọn kì í ṣágbára yóò ní bọ́ wáyìí wọ́n yọ òun fẹ̀lú míì jẹ ipò yìí bó ṣe jọ ó jù pálẹ̀ fún wọn ó sọ àlìkìyàmánu ó bọ́ sáyé ò ti kú lé báyìí náà ó ti kú àbí òkú ó ti kú náà Allah Akbar interfell ní wípé so àwọn náà ti gbọ́yé pé oníkálùkù ti gbọ́yé pé tó bá ti jẹ́ ànábì Ọlọ́run o àkọ́kọ́ Maryam ti wà ó ti mọ́ kò lè ànábì Ọlọ́run ò lè jáde àyàfi lọ́nà tó dá naam so ba ọwá ní Ọlọ́run fún mi ní tírà ẹ́ wa ja'alani mubarakan aynama kuntu Ọlọ́run wá ṣe mí ní ọmọ alálùbáríkà ní gbogbo ọmọ tó ṣe pé àwọn òye mọ́ ránfà ní lára rẹ̀ gbogbo tó bá ti wà mubarak ni ó wà nafi'u yantafi'u an-nas minhu àwọn òye mọ́ ń sàǹfàní pọ̀ lára òye mọ́ ń sàǹfàní lára ó ní irú tọ́lọ̀ sí mínú ẹwà dúgbàǹfàní táwọn yẹn ṣe lára nabi Isa alayhi salam nígbàtí jésù fẹ́ pẹ ọlọ́run kùránì bó ṣe fiwájú orí rẹ̀ kan lẹ́nu exactly sí fàbá mùsùlùmí ṣe mọ́ ń kírùn gbogbo ànẹ́bí ọlọ́run tán wá síwájú gbogbo ọlọ́run bá fún ní ìrun kan máa kírùn sífà wọn máa ń yàtọ̀ bí ṣe máa rí máa ń yàtọ̀ síra wọn wọ̀ bọ́búrọ́ ìyá nìkan náà ni wọ́n fi wọ́n fi ń fọ̀yà wọn Ọlọ́run ni máa ṣe dáadáa sí ìyá mi bàtán sọ̀rọ̀ yá yánu Kùránì kí náà sọlẹ̀ kan wà bá bọ́rọ̀ bí wálidayhi bàtọ́wà tó dọ́rọ̀ Ìsá ni wà bá bọ́rọ̀ bí wálidàtí wálidà nìkan lè mí ní o ìyá nìkan mo ní oyin lam yaj'alni jabbaran shakiyya Ọlọ́run ò ṣe mí ní ọmọ onímọ́tómọ́tó ọmọ òfò Ọlọ́run ò ṣe mí lọ́mọ bẹ́ẹ̀ ló jẹ́ pé jẹ́ ká kẹ́kọ̀ọ́ bẹ́ àwọn òbí wa ó dọwọ́ wa ká láàánú wọn kódà kan mọ́ jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ láàánú òbí ẹ̀yin gbọ́dọ̀ sí dáadáa sí wọn ẹ̀yin gbọ́dọ̀ bẹ̀rọ ọlọ́ọ̀bá nípa wọn ibi tí yóò kí tí ń tẹ̀lé wọn oníkan ní pé kí n wá sí nǹkan tó tako ẹ̀sìn àà mọ́mí ẹ̀sá mọ̀mí ẹbá ni ọmọ tí bá ń jẹsẹ̀ mọ́lẹ̀ fún yára rẹ̀ ó fẹ́ ṣe ó ṣe tán àti parun nìyẹn o ìyà ń bọ́ sọ́rọ̀ wọ́n jẹsẹ̀ mẹ́lẹ̀ pé ah kí ni àbọ́ òun sórí báyìí ọlọ́ni wà látẹ̀kú láhùmá ó fin mọ́ ma ṣe sí ọgbà kí ni gan ìyẹn ń parun mọ́ya àyàn ìyẹn ń jẹsẹ̀ mẹ́lẹ̀ bọ́n bá kí ọdàn bí ẹ̀mẹ́ bí ẹ̀mẹ́ wà ní ẹ̀kọ́ ta gbọ́dọ̀ ní láti ṣakíyà wàsàlámù aláyà yawma wulitu wa yawma amutu wa yawma ubahathu hayya wọ́n ní àlàáfíà Ọlọ́run kó máa bá mi níjọ́ tí wọ́n bí mi níjọ́ tí màá padà kú wọ́n sì ń bọ̀ wá kú wọ́n tí kú àtijọ́ tí ni yawmal qiyamah Ọlọ́run ní dhalika Isa ibn Maryam qawla e, Isa ni o ọ̀rọ̀ òdodo tí wọ́n ń ṣe tí wọ́n tí wọ́n ṣe fàánfà tán ṣe èméjì lórí ẹ̀ Isa ni o ìtàn bó ṣe jẹ́ ni o ọlọ́wà ní ma kana lillahi an yattakhidha min waladin subhana bàtọ́lọ̀ ń sọ́tàn bí oyún rẹ̀ ṣe jẹ́ bí i rẹ̀ ṣe bí ah, Allahu akbar ọlọ́wà ní ṣe kò tọ́ fẹ́ mi ọlọ́wà kí n bímọ subhanahu mímọ̀ èmi ọlọ́run in lè bímọ idha qada amra tí mi ọlọ́run bá yóò dẹ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ bí masu yẹ́sì alọ́mọ obìnrin káàkiri fún kíni ọlọ́run sọ nìkan ọlọ́wọ́lọ́wọ́ ní sọ́híbá lẹ́m yattakhidh sahibatan wala walada ọlọ́run ní yìí níyàwó kíni ìmá ah, níyàwó ẹ̀yìn ọmọ yẹkẹrẹ ọlọ́run tó báyìí ara àbùkù tí ń bẹ lára èèyàn ní pọ́kùnrin ò lè dáwà àfikọ́ róbin àfikọ́ sáà róbin kó sáà róbin ara kíkẹ́ ọlọ́run ní kí ló ṣẹlẹ̀ obìnrin fókíní ọmọ fókíní gbogbo tí ń bẹ tẹ́yẹn gbogbo tí ń yẹ ìkápọ̀ ọlọ́run bàbá ìní wọ́wà ọlọ́run fẹ́ fọmọ́ sí wa inna Allaha rabbi wa rabbukum wọ́n ni tí Isa ga wọ́n sọ fún wọn ni pé ọlọ́run ọba Allah ó ní ọba mi ọlọ́run mi àtọlọ́run mi fa'buduhu ẹ ma sin ọlọ́run yẹn àti kàláwọn jùkú tó kọjá mi tún ní padà síbẹ̀ àwọn verses nínú bíbélì tí wọ́n ti gbọ́n wá ń bẹ̀ pé wọ́n ní Jésù ń sọ fáwọn yẹn pé ẹ ma Jésù gan sọ pàwàgán ọlọ́run nìkan náà lẹ́hánà hadha siratun mustaqim jésù wa ń sọ fún wa pé ilé lọ́nà tó lọ tààràtà ọlọ́ni pé fakhtalafa al-ahzabu min baynihim àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ìgbàtà lọ́tà láàrin àwọn ìbẹ̀rẹ̀ sí ní ma pín pa wọn àwọn kan ń pè ló ń zìnà ń pè ní pé ọmọ àlè ní ìyá rẹ̀ lọ min mashhad yawmin azim igbe ọlọ́run yóò ti wà kalẹ̀ fún àwọn tí wọ́n ṣe kìfèrí pa ọlọ́run ba tán mú lọ́lọ́run ba àbí tí wọ́n bú tí wọ́n sí pèlé àti yáre yawmal kiyama tí wọ́n rí ìrí tó ní agbára in tẹ́mi wò ní gbé a ta'ajjub yawma ya'tunana ìjọ tún wà bá wa lakin adh-dhalimuna al-yawma fi dalalin mubin àwọn alábòsí èyàn nínú òfò tó lágbára ni wọ́n wà níwájú Ọlọ́run Ọba ṣẹ́rílẹ̀ ẹjíká tún dúnbẹ̀ fún tèní insha Allah àmàmù díẹ̀díẹ̀ náà ẹ tún wo ìtàn Ọlọ́run sọ nípa Jésù àti ìyá rẹ̀ ṣe ti rí mọ́sí ilé ìtàn sọ yí gan ṣe àdẹ̀kí bá àwọn christian ṣe tẹ́mà ń ṣe ṣe túnmẹ̀ ní pé ìgbà tó pé jésù náà sí ẹ̀ àwa máa bú jésù ti wà rárá o bá tàbá kàǹkà lọ́dọ̀ wọn tó bá jẹ́ pé tó ń tàbùkù jésù ájò yọ ní pé sẹ́rí bá ẹun allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fẹ́ nìkọ̀kan wáwò allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkọ̀kan wá rí lórí dúdú so adùn bí fìtẹ̀ allah هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته